إليتان كني الإخلاص ولا تكون لمن أشرك بالله إروكو سيسي يوني توسي نكان فبا تسي بوكو الولون يعني كتوسي كان مي أبوكو كان مي لن يولون وبا وحقيقته أن الله سبحانه هو الذي يتفضل على أهل الإخلاص فيكفر لهم بواسطة دعاء من أذن له أن يشفع in ti ń jẹ́ àṣàfáà òun ni kí ọlọ́run fúnra rẹ̀ ọyọ̀ǹda gẹ́gẹ́ bá ti wí ní jẹjọ yàtàfàbọ́lú àlá ahlil ikhlas ọlọ́run ọyọ̀ǹda fáwọn tó rí pé àwọn ilé yóò mú nǹkan mí pọ̀ mọ́ ẹ̀sìn tọ́lọ́run ọba náà ni wọ́n ń ṣe wọ́n ní ìkìláàsù nú ẹ̀sìn wọn bọ́lọ́run bá fẹ́ ó lè yọ̀ǹda fẹ́ ni ọba wù nú wọn pé sípẹ̀ si ويغفر لهم بواسطة الدعاء من أذن له أن يشفع ليكرمه وينال المقام المحمود pẹ̀lú báyìí ọlọ́wọ́ wa forí jìn àwọn ẹni tí wọ́n bá sí pẹ̀ bí wọ́n sọ́tọ̀ ti dùnà ì man àdínà láhù pẹ̀lú àdúà tẹni tọ́lọ̀m bá yọ̀nda fún bá se pé kọ́lọ̀wọ́ gbá pẹ̀ wọn ní kúkúrú eléyìí ni alfáàfin rán wa létí ń ta sọ́njẹ̀jọ pé ní tí ń jẹ́ ṣàfáà májẹ̀mú méjì lóní ibnullahi lè ṣàfi'í wàrídọ̀lọ́hí ànilmashfú'í láhù ọlọ́ngbọ́dọ̀ yọ̀nda fẹ́ ni tí ó pòun fẹ́ sí pẹ̀ẹ̀yàn man dha alladhi yashfa'u 'indahu illa bi idnihi bọ́bá wá yọ̀nda fún ẹnìkan pé kó sí pẹ̀ ẹnìkan òun náà gbọ́dọ̀ ọlọ́run òsè ní yọ́nú sẹ́ni tí ó se tí ẹ ọlọ́run ní yọ́nú sí kéfèrí ìtumọ̀ ilé ìlàwọn àpá àfi májẹ̀mú méjèèjì nì àfikún pé fi ṣáfíì wọ̀fíl mashfúìláhù fàṣàfáàtù láti na fáhàl tí a kí jẹjọ́ níbi tí àbí bọ́yá ní bí ìjẹ̀dógún àbí jù bẹ́ẹ̀ lọ níbi tọ́lọ̀ ti sàlàyé fún wa pé gbogbo tèyàn lè gbẹ́sẹ̀ lé tí ó fi máa ṣe ń tọ́lọ̀wọ̀n ọ̀fẹ́ ìkankan mẹ́rin ní bọ́bá rí kankan mẹ́ àkọ́kọ́ ni kó se pòun òun náà ní nkankan nù sánmà àti ilẹ̀ àbí kó se pòun àtọ́lọ́njọ ní nkankan nù sánmà àti ilẹ̀ àbí kó ṣe pé ní ọlọ́run nídi rẹ̀ yí ń pè pé wá ràn ń lọ́wọ́ ńgbà tọ́lọ́run bá fẹ́ ṣe nǹkankan ó di mélòó ẹ̀kẹrin ni pé àbí kó sì jẹni tí ó lè ṣe pẹ̀ èèyàn wájú ọlọ́run ọlọ́run wá ní gbogbo mẹ́rẹ̀ẹ̀rin yóò òun ni rú ṣàfá àtàwọn kèfèrí pé àwọn òsà wọ̀nyí à ń sìn wọn léyò kọrìbúná ilàlọ́hì zulfa àwọn wọn ó sùn wà mọ́lọ̀n ìyẹn ni pé gbogbo òran pẹ̀tẹ́yàn ọba se ọgbọ̀dọ̀ lẹ́bọnú gbogbo ẹbọ ọgbọ̀dọ̀ nígíní ọgbọ̀dọ̀ lẹ́bọnú kọ́dà bí yẹn bá tanra rẹ̀ náà tó ní ni kí lè pè àfikọ́ kọ́ pé bó ti pé gíní bó ti pé ọlọ́run ìdán hadhihi shafa'atu fiha shirkun irú ran ẹ̀pẹ̀ síse bẹ́ẹ̀ ó ti ní kíní nú ó ti lẹ́bọnú fa hadhihi ash-shafa'a al-manfiyya àmákámọ́ wa gbọ́yé pé ọlọ́run ní kìí sọ́nà kan kìí sọ́nà méjì akàfúnra wá ń bí pé oríṣi ọ̀nà méje òun ni ṣàfáà àtọ́lọ̀un paramá tí ó ṣẹlẹ̀ ní alkiyama minha ma hiya ma huwa khasun bin nabi sallallahu alaihi wasallam inú àwọn ọ̀ràn ṣàfáà alkiyama yìí ọ̀mí ń bẹ́ tó ipá nabi ẹ̀dá ọlọ́run kankan ò ní bá kẹgbẹ́ ń ní bá ní gẹ́gẹ́ bí kíni kàṣàfáà àti al'ugma في المقام المحمود هذه خاصة بالنبي صلى الله عليه وسلم irú ṣàfáà tí annabi ó sì pẹ̀ pé kọ́lọ̀n tí ẹ̀ dájọ́ láàrin àwọ ẹ̀dá annabi nìkan ló ní sallallahu alaihi wasallam irú ṣàfáà annabi náà lè ámì yí àbí tọ́ọ̀lìbì ìpẹ̀ta annabi ó se fẹ́ gbọ́n bàbá rẹ̀ àbú tọ́ọ̀lìbì náà annabi nìkan ló ní sallallahu alaihi wasallam ìyẹn ni pé bí àwọn alfáà àwọn alfáà súnnà wọn àti ronú àsìgbọ́ tó bá lè fẹ́ wáyé kẹlùmí ọmọ a máa tọrẹ pé báyábà nẹ́bí ó ti sì pẹ́ ń kù tí ẹ̀ ń pè pá àfáà lòun náà ó sì jogún ànẹ́bí òun náà ó sì pẹ́ àhà kò bẹ́ ànẹ́bí nìkan sọ̀lọ̀lọ́hùn àríhì وقد بيّن النبي صلى الله عليه وسلم أنها لا تكون إلا لأهل التوحيد والإخلاص annabi ti wá jí wa sallallahu alaihi wasallam pé gbogbo ọ̀ràn pẹ̀ síse kò ní tọ́sẹ́ nìkan àyàfẹ́ tó bá jẹ́ oní tawhid ẹni tó tí ń sin ọlọ́run ọba nìkan wal ikhlas tí se gbogbo tí ń bá ń se nítorí tọ́lọ́run kò sí ń torí èèyàn kò sí ń torí kí wọ́n ó yìn wọn annabi jí ó yé wa náà ọkà wa kúnnú wọn fíhí masáìl gẹ́gẹ́ bá ti mọ̀ pé aṣẹ́kù muhammad ibn abdulwahab rahimahullah bí wọ́n bá parí báàbù kọ̀ọ̀kan wọ́n wà fún wa ní sọmárì kìlàgbọ́ nínú tọ́lọ̀ kàfìrántí al'ula alákọ̀ọ́kọ́ tafsirul ayat agbọ́ ìtumọ̀ gbogbo àwọn ayà alkùránì tí wọ́n kó ti nù báàbù yìí tún ní ma pàrà rẹ̀ sífàtò ṣàfáàtì almanfíyà almanfíyà a marú ìran ìpẹ̀ síse tọ́lọ̀ ní òsí òun ni máa fi ha ṣirikun gbogbo ìran pẹ̀ tọ́ bá ti lẹ́bọnú tíyàn ọba ti one way of the order tí ó ti pe nǹkan míì lẹ́yìn ọlọ́run tíyàn bá ń wulẹ̀ ń tan rẹ̀ lókù èyí wọn sí nú pẹ̀ síse tọ́lọ̀ ń paramọ́ àtàlítà sífàtù ṣàfáàtí al-muthbata èyí wọn wá pé ká wá pé kò sí pẹ́ tó ń kálùkú bá ti ṣe náà ah, ah. ní ọba lọ́dọ̀ ọlọ́run ẹlòmí ò ní ṣe tó ń tí ọba lọ́dọ̀ ọlọ́run ẹlòmí ò ní ṣe gíní kò ní ṣe tó ń tí ọba ní ọdọ̀ ọlọ́run nínú ran ṣàfáà kí n tún ran ilé tí òun ni ṣàfáà àwọn tí ọlọ́run ọyọ̀ ń dá pé kí wọ́n ó sì pẹ̀ wọn lè rọ́fà ìdàràjá ti hìn fíljanna kìí sí pé wọn wà aljanna àmọ́ bí wọ́n wà yìí ọlọ́ndàkùn bá ń gbé ipò wọn ga sí nínú aljanna náwùn mínà ṣàfà sẹ́rí pé wọ́n jẹjun tí wọ́n se lọ kọ́dà àwọn míì wá ń bẹ tó burú jù bá ń lọ qawmun istawjabu dukhulanna istawjabu dùkúlá ànà iṣẹ́ ọwọ́ wọn gbé wọn wọná mẹ́bá wọn sẹ́rẹ wọn tí wọ́n sì wọ́n kíni iṣẹ́ ẹbú wọn iṣẹ́ ẹbú wọn ju iṣẹ́ rẹ ara àwọn tàà nẹ́bí ó sì pẹ̀ náà bẹ̀rún àwọn yíò sallallahu alaihi wasallam torí náà eh, inú usulu madhabi ọlọ́run ní ò sí ṣàfáà kan ó sì ní ṣàfáà kan bẹ ṣàfáà wo ní ò sí ma káànà fi ha ṣirkun gbogbo ọ̀ràn bí tí kíni tí ẹbọ ìpè nǹkan míì ìsìn nǹkan míì lẹ́yìn ọlọ́run ọlọ́run wá fi rinlẹ̀ látorí ahá anẹ́gbà muhammad àti sàlàyé fúnra wa ṣàfáà náà ní kọ tẹ̀lé èyàn lọ tọrọ ìyàwó ọ̀n ṣàfáà náà nù ṣàfáà náà ní kíyàn fẹ́ wáṣẹ́ pé ẹdákùn ẹrẹkọmẹ́ndì mi ha fi mẹ́nà ṣàfáà tí mo bá ha gbogbo ẹ̀ lọ́dá ilé ìjí ọ̀dá aláyé òun ni àṣàfáà tó fi haddin àti ah, wá ah, gbogbo ẹni ọba ti dáràn tí wọ́n sì dájọ́ sẹ̀ríà pé ń tọ́ yẹ ní jìyà fún ní ẹnìkan ọgbọ́dọ̀ bẹ̀bẹ̀ o kọ́dẹ̀ ẹnìkan ọgbọ́dọ̀ pé lo gbogbo owó ọ̀hún ẹwà gbà million ọdá ẹgbà 2 million kọ̀ bá mú dé wọn dá sẹ̀ríà ọlọ́run fún àwá lélé yìí náà ká má sì gbọ́ ìjẹ́lẹ̀ yìí tó máa pé yẹn òní mọ́ fàgbẹ̀rẹ̀ fún yí pé láyà nẹ́bùwà muhammad sallallahu alaihi wasallam ẹni tó se gíní tó fowó rẹ̀ rọ ìgbèrí ọmọ kan sì dé ó sì yọ ńgbò ó sùn lọ wọ́n sì wo wọ́n rí pówó tó mú yìí ó tó ń tẹ́ wọ́n lọ́wọ́ sí ibi tí bàbá ìsì fi sí yìí ti tọ́jú rẹ̀ tó orínú mẹ́jẹ̀mú ìjà olè ija nù sẹ̀ríànù kò ìpé ń tẹ́ léèyàn gbé ó gbé min min herzihi min herzi a rẹ̀ sí àmì ẹ̀wà dáwó rẹ̀ sí títí ẹnìkan wá kó ọwá ní ọjà lè ẹgbẹ́ lọ́wọ́ ṣẹ̀rí àfọn ọgbọ́dọ̀ jẹ́ pé bí tí wọ́n máa tọ́jú owó sí lọ sí gíní lọ tọ́jú ẹ̀ sí ní kúkúrú gbogbo mẹ́jẹ̀mù yí pé nínú tí arákùnrin yìí se wọ́n wá ní kan mú lọ́dọ̀ adájọ́ taládájọ́ annabuwa muhammad sallallahu alaihi wasallam annabi ìyẹn ni pé kọ́dà ìwọ tí wọ́n gbé lówó lágbàá mọ́ kí ìwọ́n àgbà ẹgbówó ah, mi náà ní ọ̀dá mọ́yọ̀ndẹ̀ ànábì fi òfin lélẹ̀ ìjọ náà pé aláàkọ́bla àǹtà tú ìlàyà ó sí yọ̀ndẹ̀ wọ́n tó mú dé wájú mi kọ́ ìdàkan láńlá nínú ìdájọ́ nù sẹ̀ríà gbogbo bẹba fẹ́ fẹsẹ̀ létọ̀ ẹ fẹsẹ̀ létọ̀ kó tó dé gíní àmọ́ká mọ́ sí gbọ́ pé wọ́n lè yẹ fẹsẹ̀ létọ̀ wọ́n lè ṣe ṣàfáà pẹ́tọ́ ẹ̀yọ̀ndà rẹ̀ ẹ̀bíyà kò í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ọkàn wá bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá ṣe lé yíun kẹ ìgbà tí ẹjọ́ bá ti délé ẹjọ́ ń wájú adájọ́ èèwọ̀ ni gbogbo ọ̀nà tí yíò fi pé a ẹ̀fí ilẹ̀ ìyẹn yọ̀ǹda rẹ̀ ọdẹ wá gbowó ọba múnú ṣẹ̀ríà ọ̀ torí náà gbogbo ilé ìní fi ń yé wa pé ìran ṣàfá àtọ́ dá kámà ìmà láyé àbítàlì kìyàmà ìran ṣàfá tí ó sì dá náà láyé kámà ètí inú tí mo sọ fún wa ní gbàta ṣàlàyé ànúwà òṣàfá ní pé inú mas'ala tó tuntun òun ni pé kíyàn ọgbà owó alòójọ́rátú àlá aláṣàfà ìjọ́lẹ́tọ̀ kíyàn ó ní a ń tẹ̀lé yín lọ bí tí ẹni ń tẹ̀lé yín lọ yóò àmọ́yé báyìí ní ọ̀nà yín ìjọba mú bẹ́ẹ̀ ìyẹn ní ṣàfà àti kíni tayénu àbítọ̀run tayénu ìjọba mú bẹ́ẹ̀ torí àwátà àbá sí ń bẹ àti sàlàyé ń jọ náà kọ̀ inú tèyàn máa ṣe tí fi wójú rí ọlọ́run òun ní kíni àṣàfàà yá ọ̀dá bísmìlá jẹ́ lọ́bọ̀ bá wọn sọ ọ̀pọ̀ ya wọn gbá mo fẹ́ wà nkankan lọ́dọ̀ wọn bóyá bí wọ́n bá rí yí wọn rẹ̀spẹ̀kì yí dìde ń torí tọ́lọ́n ọgbàládà hádà huwal aslu fi ṣàfàà àmọ́ mẹ́sàálà tuntun tó sẹ̀sẹ̀ dé tí ò sínú tíra tẹ́lẹ̀ ni pé ṣàfáà tọ́dàpọ̀ mọ́kíní tọ́dàpọ̀ mọ́kíní àwọn ṣàfáà kan dàpọ̀ mọ́ bísínẹ́sì lónìí tó yí pé ẹnìkan ní àṣẹ́sì síbi tí owó ti jáde àmọ́ òun ò lè ṣe kíní òun ò lè ṣe iṣẹ́ yìí bọ́ bá rẹkọmẹ́ndì ẹnìkan fún wọn kí ló ṣe ní ẹ́ ṣàfáà náà nù ìjóhun náà lè wá gbá ọmọkówó ní wọnú ìmẹ́ owó làbí pé náà àbíbẹ̀ kí Yorùbá mọ́ wí eléyìn náà àwọn àlfáà àwọn àlfáà onífíkíwù láyé lónìí wọ́n fojú ṣẹ̀rí àwò ní tí wọ́n sọ ń bẹ̀ ni pé mo ti sàlàyé jọun náà ká tuntun wí ni pé káworú ran in tí wọ́n pèèyàn sí irú ṣàfáà yìí àkọ́kọ́ ni pé sírun tí wọ́n máa sábà ṣe lọ́fẹ̀ẹ́ ni ní orú fún àwọn èèyàn ìgbà irú ẹlẹ́ ilẹ̀ iná sí wọ́n lẹ́tún ńgbò ti ṣe báhùn ẹ̀yìn náà gbọdọ̀ ẹ̀kejì nínú bọ́bítù tí wọ́n fi kalẹ̀ ni pé àwò hálì ṣàfáàtù wà jíbàtù nàlẹ̀ àṣáfẹ́ ẹni tó fẹ́ tẹ̀lé èèyàn lọ yìí ǹjẹ́ lọ́nà kàbí mi dandan ni kó se rú ṣàfáàyì lẹ́gbọ̀dọ̀ rẹkọmẹ́ndì rẹ̀ lápèjú enísìn ọmọ ṣẹ́tọ́ kọ́ṣẹ́ lọ́dọ̀ ọ̀gá àbọ́kàwé ń léèwé àbókéwú ń lè kéwú wọ́n wá fẹ́ gbà sí iṣẹ́ àbí wọ́n fẹ́ fún níṣẹ́ àbí fẹ́ gbé kọ́ntrakì fún wọ́n ní à ah, ìbí ò ti ń bọ̀ ipé wọn sọ pé báyìí ni ò ti rí hadhihi ash-shafā'a wājibah dandan ni kí ẹni ọkọ̀ ń sẹ́ dandan ni kẹ́ni tí ọkọ̀ ń wèé dandan ni fẹ́ni tí ọkọ̀ ní kéwú bọ́bá ẹ̀kọ́ èyàn dáadáa ni kọ́ sọ pé èyàn dáadáa ni àì gbowó rù yíò káàdì ìṣàfà àtún wàjìbà torí náà bọ́bí tùbí láwọn alfa àti kalẹ̀ pé àmọ́ ìjí èsẹ pé wájìbù ní fún ah, bọ́bá lóhun ó gbowó mẹ́ púpọ̀ náà àwọn yahrum alayhi an ya'khudha ujra irú àpẹẹrẹ tí mo mú wáyí àbápẹẹrẹ míì náà ta bá wọn tàrígá à dẹ́dẹ́ ní ẹgbọ́dọ̀ sí kìíní ó níwọ̀ kẹsẹ̀ kìíní tó láṣẹ ẹgbọ́dọ̀ sí yíò láì béèrè owó torí náà الرابعة ذكر الشفاعة الكبرى wàhí al-maqam al-mahmud inú ta kọ́lẹ̀kọ́ ní báàbù yìí ni pé àti ṣàfáà kan bẹ̀ta ń pẹ ní ṣàfáà ńláńlá òun lè tọ́lọ ń tọ́jú kalẹ̀ fún ta ní annabuwa muhammad sallallahu alaihi wasallam kanara wa létí ń bẹ̀ẹ̀ nìna annabi ti sàsọ́ọ́lẹ̀ o kọmọ kóhun náà ma ti nkankan síwájú yàyìn láyé kí lànẹ́bì ní a ma ti síwájú wà ba'athu maqaman mahmuda ànẹ́bì ní a ma tọrọ maqamu mahmudu fún mi kí ni maqamu mahmud ash-shafa'atu al-kubra wa torí náà dákùn bí a bá ti pẹ̀rún tán allahumma rabba hadhihi ad-da'wati at-tamma was-salati al-qa'ima hati muhammadan al-wasilata wal-fadila wab'athhu maqaman mahmuda alladhi wa'adtahu ẹ ti ra àwọn kankan tẹ́yìn máa lẹ̀ máa tẹ́mi <laughs> àà inú alẹ̀mẹ́ ni wà dára játá àrọ̀fíà kò sí ń bẹ̀ ò kíyàn ọlọ́ sí gíní kọlọ̀ yọ ìnáka látò kìlífú kò sí ń bẹ̀ ò kíyàn ọlọ́ sí gíní kọlọ̀ yọ bó ti mọ́nù nínú súnà nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam láàrin ìjọ kan ìjọ méjì èyàn ọkọ̀ yọ ọmọ àǹfààní ńláńlá tí yọ jẹ́ ń ni pé ẹwúrú wí nísìn kọ̀sẹ́ni ọmọ bí wọ́n já sí lálìkìyàmọ̀ ẹni tí wọ́n wọ́n sẹ́ rẹ̀ àti iṣẹ́ ẹbú rẹ̀ wò iṣẹ́ ẹbú rẹ̀ iná lọ ẹ̀kọ́ lọ anábi ó sì pẹ̀rẹ̀ sallallahu alaihi wasallam anábi sílẹ̀ tó bá ń fẹ́rọ àwọn àpẹ̀ báyìí kóhun náà máa ti rú kíní máa ti la ní ìdí rẹ̀ torí náà eh, bó ti máa nìkéyìn ó gbìyànjú kọ́kọ́ kásì yọ gbogbo àwọn àlẹ̀mọ́ àlẹ̀mọ́ bídí àlẹ́lẹ́yìn òkùndá ọgbọ̀n tí ànẹ́bí ọba wí ká mọ́ wí sí lẹ́nu sọ́lọ̀lọ́rù àlẹ́yìí wọ́sẹ̀lẹ̀ alkhamisa sífàtù máa yẹ fa'aluhu sọ́lọ̀lọ́rù àlẹ́yìí wọ́sẹ̀lẹ̀m annahu la yabda inú tí ọlọ́run ti jẹ́ ká nábí ọmọ sallallahu alayhi wa sallam òun ni pé ash-shafa'atul kubra al-maqamu al-mahmud tani ta lọ́lọ́run tọ́jú ẹ̀ kalẹ̀ fún annabi sallallahu alayhi wa sallam kọba annabi lógigi annabi ti ma látàyé ń bí òun ọ̀wá ní rí láì lórí pé ebémìnà wọn ní ebémìnà tọ́jú ẹ̀ fún ọlọ́ndàkùn wọn ara àdábú àdùnà àdábú àdùnà ibi àwọn àfá àti yọ̀nù pé bíyàn ọba tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ọlẹ́kọ̀ọ́ ara ẹ̀kọ́ rẹ̀ pé yin ọlọ́run fún ṣáájú kò tó pé àdáhùn òun là nẹ́bí ó se lọ́jọ́ gbẹ́ndẹ̀ alkiyama kọ́dà bá nẹ́bí ti mọ̀ pòun náà ni olúwa tọ́jú àṣàfà alkubọ́rọ́ fún anẹ́bí ló wọ́n wà lọ kalẹ̀ inda al'arṣi wọ́n lọ forí kalẹ̀ níbi al'ara ọlọ́run nígbà tó pẹ́ anẹ́bí ní fún wọ̀sẹ́l tọ̀ọ̀tọ̀ wọ́ṣfà tó ṣàfà wà má bèèrè ntọba fẹ́ nísìn áfọ̀ má sì pẹ́ ntọba fẹ́ se nípẹ̀ nísìn àgbà ìpẹ̀rẹ̀ ẹ̀rákùn eléyìí ẹ̀kọ́ ni gbogbo ìgbà tí ní pé nǹkan yọ bá lógìjì ó ti mọ̀ pọ́lọ́run fún sallallahu alaihi wasallam àmọ́ síbẹ̀ náà ẹwẹ̀ kọ́ láńlá tí ànẹ́bì kọ wa kíyàn ó sáfọ̀mọ́ fọ́lọ́run kókì gbogbo tíyàn bá máa tíyàn fi yin ọlọ́run ọba ọ̀dá inú àdáàbù náà àwọn ẹ̀kọ́ àdúànù kọ́dọ̀ ó tún wáyé láyà nẹ́bì sọ̀lọ̀sọ́lọ̀m arákùnrin kankan wọ mọ́sálásí aláhùnmà aláhùnmà ló kígbe ní wí tílà nẹ́bì wíjọ́ náà amma hadha faqad ista'jala amma hadha faqad ilé ìdíkan jújù báhùn náà sì ni Allahumma Allahumma torí náà ọlọ́njẹ́ kí kọlọ̀mọ́ gbàdúrà wa àmọ́káwà náà ṣọ́ àwọn ẹ̀kọ́ ẹ̀kọ́ tèyàn ti síwájú kò tó di pé àtọrọ nǹkan lọ́dọ̀ Ọlọ́run man asàádù náà sí bíhà àríkànú báàbù iná pé ta ni ó jèrè jù ta ni ó soríire jù nípa sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bó ṣe wá nù hadithu àbí huraira òun lẹni tí ó pé ní qala la ilaha illallahu khalisan min qalbi la ilaha ń bẹ láhán in sì ń bẹ níbo ń bẹ lọ́kàn rẹ̀ as-sabi'a annaha la takunu liman ashraka ti dá nǹkan pọ̀ mọ́ ọlọ́run ìyẹn ni pé gbogbo ń tàà ń wí yìí àtàwọn tí ó yẹ wọ́n wọná tọ́lọ́wọ́n àpíkà nẹ́bí ó sì gbẹ wọn wọ́n jáde àtẹni ó se pé ní ibi iṣẹ́ rẹ̀ gbédé ọlọ́wọ́n ni kí wọ́n fi kún ipò rẹ̀ mẹ́jẹ̀mú rẹ̀ ni pé mẹ́fẹ́ bọ̀kọ́rọ̀ rẹ̀ o gbogbo ẹni disqualify ara rẹ̀ gbogbo ọ̀ràn ṣàfáà tá ń kàkalẹ̀ yìí látàkúnù liman aṣọ́rọ̀kà billah ilé iná tó kẹ́yìn òfin mọ̀ pé bíyàn ọbẹ̀ àtẹ́ torí nǹkan méjì sẹ́bọ ẹbọ kó bá yàn lálìkìyàmọ́ ara kó bá tí ṣíríkò ó se fún yàn ni pé kọ́rà ọba tọ́ sí kí wọ́n ó sì pẹ̀rẹ̀ ẹnu pọ́ ni kò ní jẹ́ káyẹ̀ ọ láti sì pẹ̀rẹ̀ ní àtẹ̀yìn bí inú ta kọ́lẹ́kọ̀ ní báàbù tó lọ iná òun ni pé kíkí ẹ̀ ní ń jẹ́ ṣàfá àgbọn èwo ni ọlọ́run faramá èwo sì ni olúwo fi aramá báàbù kọ́wùlélàhì tààlà ọ̀rọ̀ ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدي آية yìí inú àwọn áyà tí ó yẹ kéèyàn farabalẹ̀ kó fi gbọ́yé dáadáa yóò jẹ kéèyàn gbàgbọ́yé irú ìsìláàmù wọlà náà gbé wá sallallahu alaihi wasallam olúwa ní ìwà nábi innaka látàdí man ahbabta ó lè fọ̀nà mẹ́ni ọba wọ ò ìwà nábi látàdí man ahbabta ó lè fọ̀nà mọ́ ẹni tó bá wù ọ́ ẹni tó fẹ́ràn ahbabta walakin allaha yahdi man yasha ọlọ́run ní fọ̀nà mẹ́ni tí ọba fẹ́ wàhúwà àdámú bèèlì mọ́ ọlọ́run yìí náà ló sì ní má jùlọ gbogbo ẹni ọmọ́nà òun lọ́mẹni ọmọ́nà òun lọ́mẹni ọsọ̀lùwà àdámú bèèlì mọ́ jàdì áyà yí àwọn alfáà sáré máa fi gbọ́nbá ti kéwọ áyà báyìí fún àwọn sáré kéèkèjì tó ń gbà tí yàn wà lọ kánú alkùránì tí ó wà dàrú lọ́jú níbi áyà míì kí lolúwa ń bẹ́ẹ̀ وإنك لتهدي إلى صراط مستقيم إنك إنك إنك لا تهدي وإنك لتهدي láàrin yìí méjèèjì bó ti jọra wọn ni wọ́dà lọ́pọ̀sìtì ní ọ̀ mo ti wá fẹ́ tí mi yìí gbọ́ tẹ́lómí ń ka Kùránì kọ́dẹ̀ lómi ń kanú rédíò látàdí wà ináka látàdí náà ni ọ ma ká pàtàkì jùlọ bá ti di bá ń fa ohun ń lóhun olúwa ní látàdí òun gbé gíní wà ináka látàdí à ìlàsìrọ́ ti mustaki àfikọ́lọ̀wọ̀n ọmọ pẹ́ ni yóò gbèrò tí ń wí wà ilẹ̀ yíò nìkan lè kó báyàn lọ́dọ̀ ọlọ́run torí burúkú ni ìlọ́lúwà wí ń bí ní pé ìnáka látàrí lápẹ̀ ẹ̀wò kéwú láàmù tó ní àléfì láàmù kéjì ẹnu kí ni ò sí ń bí ohun kò sí álìfù ń bẹ àìsí álìfù ń bẹ ohun náà ni ó jẹ́ ọyàtọ̀ báwọn bá wá kà ká mọ́ pé yìn kọ́ọ̀kẹ́ kìí sọ̀rọ̀ kọ́ọ̀kẹ́ ọ̀rọ̀ ń tọ́lọ́bọ́lọ́ ti sọ alkùránì kalẹ̀ èyàn gbọ́dọ̀ pé ibi tọ́lọ́ ti ní látàdí kọ̀gbọ́dọ̀ pé látàdí ibi ó sì ti ní látàádí kọgbọ́dọ̀ pé gíní látàádí níbi yìí olúwa ní ìwà nẹ́bí ò lè fọ̀nà mẹ́ni ó wù ọ́ níbi ayàtọ̀un olúwa ní láàmbẹ̀un dájúdájú àfihànlẹ̀ pé ìwà nẹ́bí fọ̀nà mẹ́yàn ni ó lè fọ̀nà mọ́ ẹni ọ̀fẹ́ níbòmí gbogbo tíwà nẹ́bí bá wí ọ̀nkọ́nà mẹ́yàn ni àwọn alfáà ni li'annal hidayata hidayata ni gbogbo ẹn tí ń se wá sí gbogbo ẹn tí ń pèyàn sójú ọ̀nà tọ́lọ́un àwọn alfáà ní tí ń jẹ́ hidaya ìfinimọ̀nà orísi méjì ni ọ̀kan ni wọ́n ní ò ní kejì mọ́ sì se wàhálà mọ́ulẹ̀ se wàhálà kọjẹ́ èyí tó sé gíní èyí níhùn annabi gan lọ́lọ́run wí fún yìí kí là annabi ní kí ni ò ní sallallahu alaihi wasallam wọ́n ni hidayatul qabul hidayatut tawfiqi wal qabul annabi ò ní yìí lọ́wọ́ sallallahu alaihi wasallam olólúwà fi ní láàtà ìyẹn ni pé ìdá ẹjẹ́ wal irshad èyí tà nẹ́bí ọlọ́run nínú mẹ́bàbí àúlá ẹni tí ọ̀tọ́ ànẹ́bí ọlọ́run ìjú ọ̀nà nínú òun ni ìmọ̀nà ká péèyàn ká se wá sí kátọ́ sọ́nà ìdáyàtò dàlálátí wàlìkọ̀ṣà àmọ́dáyà ẹlẹ́ẹ̀kejì àtàufíìk wàlìkọ̀bùn kọwà gbà kọmọ̀nà èyí wọ́n sí lọ́wọ́ yẹn àmọ́ lédè lárúbáwá ìdáyà eléyìí náà lolúwa fi dájọ́ ọ̀rọ̀ kanẹ́bì sọ̀lọ̀sọ́lọ̀m pé innaka la tahdi ay hidayatu dalalati wal irshad ìwà nẹ́bì gbogbo ń tọ́ bá ní káwọn èèyàn ó se ọ̀nà mọ̀ ní kò ní sí àwọn èèyàn kò sọ wọn nù innaka la kí wọ́n ó se ń tí òun wí fún wọn pé ọ dá ọlọ́run pẹ́kẹ́ ẹsẹ́ yìí kò sí lọ́wọ́ tí ẹwù wàlákin lọ́ha yàdí man yàṣà ẹ̀dàkùn láàrin yìí ọ̀pọ̀lọpọ̀ à ń pẹ àwọn èèyàn sójú ọ̀nà àtọ́lọ́run lónìí àìfúra nǹkan yìí lápẹjú èkè má pẹjú èkàn tí ọ pẹ̀wà padà mọ́sálásí masjidun márùn yìí náà ni ìmáhùn àwọn kan wá complain fún mi lọ́dún kan pé àwọn na àfá alamọ́yí mú kí ló dé pé ó ti wí lórí mẹ́mbà rí pé káwọn má tò ní wájú ìmáàmù má báwọn onírun <laughs> àwọn ìsìnkú ọgbà nínú àwọn tó mẹ́ta wọn ọwà wà wọ́n ń dà ní àwọn ọrùn wọ́n ń tí kí ní ẹgbọ́mìí nígbà àfáà bá wá di pé tí èsà láṣẹ ẹmọ́ tò sí àyímọ́ o wọ́n sì lọ tò síbẹ̀ àwa ń da ẹni wọn nù àwa ń ka ọwá di pé wọ́n yọ ẹ̀ṣẹ́ ẹlákùnta ń lẹ̀bi àfáà lọ lẹ̀bi ọyẹ ká mọ̀ hajjù òǹkàlùkù aláṣẹ mùsùlùmí ló lè pé ẹ̀ka ẹ̀nìyàn àmẹ́ntọ́ bá jẹ́ pé hidayatu dalalati wal irshadi ń tiẹ̀ ọ̀tayọ pé gbogbo tèèyàn fi dẹ́rù báyàn níwàásí òní èyàn ò sí ẹ̀rí tó bá ti tayọ eléyìn ẹ̀mẹ́jáwà náà tayo ọbẹ̀ máa ẹmẹ́jà aṣegíní ẹmẹ́jà aṣejùnú innaka la tahdi man ahbabta walakinna allaha yahdi man yasha wa innaka la tahdi ila siratin mustaqim wa nabi afinimana ni o ọlọ́run fi rin ilẹ̀ bẹ́ la tahdi afinimana ni wa nabi sallallahu alaihi wasallam nukto kejì ń bi aya yìí àwọn alfa ma dúró lórí ẹ̀ púpọ̀ pé nínú tí a yí sàfíèsí náà ni pé almahabba kíyàn ó nífẹ̀ẹ́ èyàn fásọ̀tán lèlkàfì lèlkàfì kíyàn ó nífẹ̀ẹ́ gíní kíyàn ó nífẹ̀ẹ́ tani kèfèrí òun náà pín sí mélòó ó pín sí méjì kìí sí gbogbo ẹni tó fẹ́ràn kèfèrí láàsọ pé ní kò sí alwàláhù pé à wọ́n fẹ́ràn mr john oríbẹ́ kí ló rí tí ò fi rí bẹ́ inú ayá ilá àwọn àfá àti mọ̀ wọ́n lóluwá obìnrin ilẹ̀ pé ànẹ́bí fẹ́ràn tani ọfẹ́ràn tani mọ́n àhàbábútà ìnẹ́gàláta àdí mọ́n àhàbábútà tààlà ànẹ́bí fẹ́ràn àbútọ́líbì yí mùsùlùmí ní àbíkẹfẹ̀ wa mata kafir amma al'ahabbahu li kufrihi eh, ibi tí yàtọ̀ ń bẹ̀ ǹjẹ́ tí ó fẹ́ràn rẹ̀ sí ni pé á kọ́nà bí wọ́n bá ń lo agbo kíní wọn báyìí èyí ó sì tún wọ́n rí já wọn mọ̀lú ǹjẹ́ yìí wọn lànẹ́bí fẹ́ràn sí àbí á kọ́nà ìjọ tán bá ń sọdún egun wọn báyìí wọ́n tún mọ̀ sí yàtọ̀ gbogbo ẹni tí ń bá ń fẹ́ràn èèyàn torí irú eléyìí kọ́dọ̀ ó lè sọ di kèfèrí èyàn ọmọ fẹ́rẹ̀ ẹni tí ń se tọ́lọ̀wọ̀n ọ̀fẹ́ nítorí tí ń se a máa síbáàbù factors ní ilé wà tí ó jẹ́ oṣe gíní tí ó jọ fẹ́rẹ̀ kí ló dé tà nẹ́bì àbútọ́ líbi torípé láti kékeré rẹ̀ òun lọ gba ànẹ́bì tọ́ gbogbo tíyàn se bí bàbá òun ló se gíní ànẹ́bì ó fẹ́ràn rẹ̀ naturally yóò se gíní yóò fẹ́ràn rẹ̀ olúwa yọ̀nda kéyàn ọfẹ́ yàwó min ahli alkitab ọyọ̀nda gbẹ́gbẹ́yàn bá lè fẹ́ yàwó tí è sẹlẹ́bọ tó jẹ́ min ahli alkitab yàní kọ́ jẹ́ jù àbọ́jẹ́ kíní àbọ́jẹ́ christian tọ̀ ẹnìkan ọfẹ́ yóò níyàwó kọ́ mẹ́fẹ́ràn rẹ̀ ẹ́ yóò fẹ́ràn rẹ̀ jẹ́rí gbogbo orú àwọn àfẹ́ báyìí èyí pẹ̀lú òdí ayà yìí pé man àbábítà ẹni tí wà nẹ́bì fẹ́ràn ò lè ṣe kíní ò lè kọ̀nà má àmẹ́rí kí n tuntun wí gbogbo òfẹ́ tí ń bá ti ń ṣe pé ní nítorí tẹ́ni yí ń ṣe tọ́lọ̀wọ̀n ọ̀fẹ́hùn ni ó léwu o ó òun làwọn alfa wọn fi máa pé onáàlìkà farukun bainal muwalati wattawalli onáàlìkà farukun bainal muwalati wa attawalli ibi àyà yìí ni wọ́n ti mú àtàwọn àyàtù mi pàtí ń tàà fẹ́ fi rìnlẹ̀ ní pé pàtàkì ìyá tó bí kèfèrí ni láwọn ìlú míì ní fámílì kan náà ẹ̀gbọ́n lè jọ jẹ́bá kan kábúrò jẹ́bá míì èyí wọn ò pé in tí ma wà láàrin lẹ́gbọ́n sábúrò láàrin ọmọ síyà kẹ́yìn ó pé ìsìlámù ọ̀fẹ́ kódò lè jẹ́ pé yíò lọ́lọ́wọ́ padà wá fi jẹ́ kẹ́mi wọn rọ̀ sí pé àti èyí mọ̀ tó yàtọ̀ ẹ̀sìn yọ pàwápọ̀ ìgbọ́dọ̀ mọ́ sí ẹ̀tọ́ mi ẹ̀gbọ́n mi nìyí àbúrò mi ni ọ́ ẹ̀yìn lẹ bí mi àmọ́ fẹ́ yẹ ọgbọ́dọ̀ débi gíní ọgbọ́dọ̀ débi ń tọ́ bá ti ní ṣe pẹ̀lú ẹ̀sìn wọn tí wọ́n ń sìn lágbójú ẹnu tọ́ kọ́mọ̀n jù ẹnìkan ọgbọ́dọ̀ wá wà ń fámílì tóhun ti lọ tọ́wá lóhun fẹ́ sí ìyàwó ọmọ òun ilé ìjọsìn àwọn ni wọ́n sì ti ṣe gíní ni wọ́n ti dà wọ́n pọ̀ di mímọ́ kéèyàn náà wá lọ bẹ̀ ọlọ́ sífìlì ọlọ́ díjú èyí o lè gbé ìmáni kó lára àyàn o ìfẹ́ ọ̀gbọ́dọ̀ dé kíní ọ̀gbọ́dọ̀ débẹ̀ wọn àmì ma sọ fáwọn èèyàn pé kọ́dà ro ilé yìí ọ̀sọ fún wọn pé ah, ẹ bá dé ẹgbí fún mi o kí n wá sí kíní èmi náà wá kìyìn ẹkú dùnnú kò sí nkankan kọ́dọ̀ lè jẹ́ náà àwọn àwà dáadáa tí wọ́n fi rí kíní tí wọ́n fi rí beauty islam lára rẹ̀ báwọn ọ̀mọ̀nà ẹlòmíì tí observe yín ó lè mọ̀nà yà sí bẹ́sì yí ti kọ́ yínì kò ti kọ́ wà lọ àbí ká ṣe nǹkan ní gíní níwọ̀n tún níwọ̀n sí a gbọ́dọ̀ ṣe ìtọ́lọ̀wọ̀n ọ̀fẹ́ èyí tọ́lọ̀un bá wá gbà láyé a tara débi pé ká pé kọ̀ sáyé tahdi man ahbabta wà nábi fẹ́ràn Abu Talibi àmọ́ ò lè ṣe kíní ò lè fọ̀nà mọ́ fúnra rẹ̀ man ọlọ́run ní fọ́nà ma ẹ̀mì tó bá wù wàhúwà àdámú bí bílmọ̀ ọlọ́run yí ló sì ma jù gbogbo ẹni ó se gíní gbogbo ẹni tí ọmọnà wọ̀fí sọ̀híhì an ibn al-musayyibi nínú àdífì tó lẹ́sẹ̀ ńlẹ̀ tàgbàwà أو ابن المسيب فهو طلاب العلم هو ابن المسيب أو ابن المسيب ابن المسيب ولا المسيب نعم اه، méjèèjì lẹ́bà nù tíra àwọn alfáà lè tó pọ̀ jù nù tíra àwọn ará òun ni musayyab yudunahum yaqulun sa'idu ibnu ibn al-musayyab àmá àwọn ahlul hijaz níbi tí sa'idi ti wá gan tí làwọn máa kọ sa'idu ibn al-musayyib ọwọ́ dàbí pé látojú ayé àfá ńláńlá yìí ní nǹkan yìí ti ṣẹlẹ̀ torí ẹ̀ ló fi wà lákọọ́lẹ̀ pé nínú tí wọ́n gbà lákọọ́lẹ̀ tí alfa ńláńlá sa'idi ibn al wí ni pé sayyaba allahu man sayyaba abi sayyaba lọ́hu man sayyaba àbì ajẹ́gbóhun náà faramọ́ pé musayyibu ni bàbá àwọn èése gíní musayyabidan huwa sa'idu ibnu al-musayyib nínú àwọn tíra mi ẹba pé sa'idu ibnu al-musayyabi ó sì ọ̀hàn pún náà gbọ́ ló fi wúrun tó wí pé sayyaba lọ́hu man sayyaba àbì sa'idu ibnu al-musayyib rahimahullah inú àwọn àgbà tábìrì ni ọba annabi láyé sallallahu alaihi wasallam bàbá rẹ̀ musayyabu yìí ni sọ̀hábí annabi sallallahu alaihi wasallam bọ̀sáyìd ibn musayyibi òun ni àwọn èèyàn gbà pé a lè pé òun ni nínú àwọn àfá o òun lọ ga kódà ìdí rẹ̀ làwọn alfáà aládìífì ìrànlómi hadith wọ́n ní gbogbo tí ń jẹ́ almarasil ìyàn jámọ̀ kíni mursal hadithun mursal fíl hadithun mursal òun ni tí a kàn rí tábẹ̀ yìí táàrẹ lómi ìmátàlátúrí kọ́lá nàbí yìí sọ́lọ̀lọ́wọ́ àríwọ̀sẹ̀lẹ̀ ayé kò sí kíni kò sí sọ̀hábín bí ìsinádù hadithi min anwa'i alhadithi orígun kan ní ó ti ṣe gíní wọ́n wá sọ pé ìlà marasil ìbárí tàbí'in kàsàídí ibn musayi àyàfí àwọn marasilu àwọn àgbà tàbí yìí kan gẹ́gẹ́ bí sàídú ibn al-musayi torí pé wọ́n rí pé ní àwọn súnmọ́ pé filgalibi àwọn òní wọ́n gbọ́dọ̀ gbọ́ lọ́dọ̀ sọ̀hábé kan ni for one reason or the other bóyá kọkàn mention sọ̀hábé wọ́n a máa se sifnawu marosili kibari àtàbíin wabizad marosili sa'idi ibn al-musayyibi rahimahullahu ta'ala láfi makima alfa ńláńlá ìsàyẹ́dùmínú musayyibi ẹwà àwọn alfáà ta padà mọ̀ lónìí yìí imamu abu hanifa imamu maliki alimamu shafi'i walimamu ahmad bin hanbal gbogbo wọn kò sí tábì inú wọn kò sí gini kò sí tábì nínú wọn abu hanifa ni khilafu wà pé la'allahu laqiya ba'dha as-sahaba walakinahu mukhtalafun fi torí náà wọn a máa tọ abu hanifa náà sí gini min atba'i at ní àwọn tó dé lẹ́yìn àwọn tààdù but kó tó dìgbà tí wọ́n àwọn alfa méje kan bẹ tó ipá àwọn ni ẹnkẹta bá wí lónìí àlà ìmọ̀ àrùbá àlàwí àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin àwọn ìmáàmù méje kan sáájú àwọn ìmáàmù mẹ́rin láyé àwọn tàbí nígbàtí ọ̀sá wọn sọ̀hábà ma àwọn tí wọ́n gbà pé á ah, bọ́rọ̀ bá dọ́rọ̀ fíkíwù ká gbàgbọ́ yé kí lọ́lọ́run wí gan ilà wí gan sọ́lọ̀lọ́hù aléhì wọn aláwọn méje yìí alfuqaha'u as-sab'a Sa'id ibn Musayyib náà wà nù wọn rahmatullahi alayhim àti dákọ̀ wọn rí ń bí bọ̀ tẹ́ tó bá tún fẹ́ kọ kalẹ̀ alfuqaha'u as-sab'a Sa'id ibn al-Musayyib rahimahullah wa Urwatu ibn zubayr Urwatu ibn zubayr wa Ubaydullah ibn Abdillah ibn utbata ibn mas'ud ubaydullah ibn abdullah ibn utba ibn mas'ud wadi melo mẹ́ta wa kharijatu bin eh, ibn zaid ibn thabit zaid ibn thabit sahabi àgbà ni na ara àwọn ọmọ tolo ni ko bi ọ̀kan nu wọn be nu àwọn alfuqaha asaba wa ma pe ni kini kharija ọkùnrin ni o tọ́ra ti wí repeatedly mí pé gbogbo tú omi ni pé ọkọ̀ ọ̀ta ni ọkọ̀ ẹwẹ́lẹ́ ìní sí kí ló kọ rẹ̀ ọ̀ríjà ibn zaidin ibn tàbí ọdí mẹ́rin àbí ẹlẹ́kàrún alkọ́símù ibn muhammadin ibn abubakar siddiq ọmọ ọmọ abubakar siddiq káàlẹ̀ min alfukọ̀há ibn muhammadin ibn abi bakrin as-siddiq odi mélòó odi márùn wa abu bakrin ibn abdurrahman al-makhzumi abu bakrin ibn abdurrahman al-makhzumi al odi mélòó odi mẹ́fà tààlá ti dákọ ẹran mhm ọrọ̀ bin zubair náà عبيد الله بن عتبة بن مسعود نعم ودي متى قارجة بن زيد بن ثابت رضي الله, رضي الله عن أبي نعم القاسم بن محمد بن أبي بكر الصديق أبو بكر بن عبد الرحمن المخزومي وسليمان بن يسار وسليمان بن ابن يسار رحمهم الله تعالى لهم كما ساكي بقوة أما وينهم بني الفقهاء السبعة آه، àwọn alfáà kó kọ wọn jọ ìsọmárì sínú ẹsẹ̀ orin méjì kan bẹ bá lè sọ yóò jẹ ma rántí ìdàkílẹ̀ ń mọ́nfẹ̀lẹ̀ ilmi sábàtù àbúhúrì riwayatuhum anil ilmi laysat bi kharija فقل هم عبيد الله عروة قاسم سعيد أبو بكر سليمان خارجة إذا قيل من في العلم سبعة tó hún عن العلم ليست بخارجة وقلهم عبيد الله أي عبيد الله بن مسعود ابن عتبة بن مسعود وقلهم عبيد الله عروة قاسم سعيد أبو بكر سليمان خارجة gbàwọn eléyìí ni ọlọ́run fi sàánú wá láti mọ̀ kí lọ́lọ́run wí gan ìsì ni annabuwa muhammadu sallallahu alaihi wasallam wí ká sọ̀tán tọrọ bá dọ̀rọ̀ fíkíwù kagbọ ẹ̀sìn yé bó ti yẹ kagbọ gbọ́ yé gan lẹ́yìn tí wọ́n lára wọn al'imal arba rahimahumullah al'imamu abu hanifa wal'imamu malik wa al'imamu shafi'i wal'imamu ahmad ibn muhammad ibn hanbalin rahimahumullah ta'ala an ibn al-musayyib an abi sa'id ibn al-musayyib gba riwaya yi wa látọ̀dọ̀ babare tani babare rẹ̀ al-musayyib musayibu náà lọ́kọ̀ bàbá rẹ̀ ọ̀lá lọ́mà ṣàbọ̀rọ̀ tàti ní sọ̀hábé ni musayibu ló jẹ́ kọ́rọ̀ yóò sojú ẹ̀ lọ́mà ṣàbọ̀rọ̀ àbà tọ́líbi nìlwàfà ìjọ tí àbú tọ́líbi fẹ́ kú tẹ́mọ̀kẹ́ ni ọ̀rọ̀ bá sojú ẹ̀ ni ó lè wí yìí àwọn sọ̀hábí annabi ni ó sojú ẹ̀ pé ń jọ tí àbú tọ́líbi ó kú jáàhù rasulullahi sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́wà annabi muhammad sallallahu wa bá wa indahu abdullahi ibn abi umayya wa abu jahali ngbàtí ọba ọba bu jahali lọ́dọ̀ ẹ̀ ó sì bá ta ni abdullahi ibn sheikh ibeka kẹ́kọ̀ọ́ ńláńlá nù tàyí ni ó sì bá ta ni lọ́dọ̀ ẹ̀ abdullahi ibn abi umayya radiyallahu anhu ibn umayya padà gba ìsìláàmù jẹ́ o faqala lahu annabi wa ń sọ fún abu tọ́líbin jọna ya am ká underline bẹ̀rún náà fọ́ràbíyàn jẹ́ kéfèrí tó bá jẹ́ bàbá yàn bọ́ bàbá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ kí lọ bá sọ̀rọ̀ bàbá rẹ̀ ni o bọ́ bá jọ ń bídí àǹkọ́ ìbá sọ̀rọ̀ bàbá rẹ̀ ni kèfèrí burú ju oníbídí àlọ́ àbútọ́líbì ń jọ yìí kí ni kèfèrí ni òun kó sì bí ànẹ́bì sọ̀rọ̀sọ́lọ̀m àmẹ́gbọ́n lọ́jẹ́ àbábúrò lọ́jẹ́ fún bàbá ẹ̀wọ́n gbàtà ànẹ́bì ọ àdírẹ́sì rẹ̀ kí ya àmì my uncle èyí wọ́n yọ pé ọmọ àbúrò mi ni ọ̀yọ́ kó mọ̀rọ̀kọ́ tí yé tó ló jẹ́ kí wọ́n sọ súnà ló kọ tí è jẹ́ àwọn mínú tó máa parọ kọ́dà ń tẹ́ẹ̀sí wọ́n wà lẹ́yìn sí ẹ̀ra mílìkì ẹ̀ra gangan àmọ́ bẹ́yàn ọ̀rá mílìkì náà bọ́bá ti wà kan wọ́n fi kún ya àmì bàbá nígbàtíyàn pé ẹ̀gbọ́n bàbá yàn àbúrò bàbá yàn kú láìláha ìlọ̀lọ́ ẹ̀sọ́ láìláha ìlọ̀lọ́ ẹ̀sọ́ kíni láìláha ìlọ̀lọ́ kalimatun òhájúláka bí ha ẹ̀ndàlọ́ bẹ́ẹ̀ bá ti wí kalima yìí nìkan ìtúnmẹ́ ní pé ń bí ẹwà yìí ń rò pé rùn kan bà yín láyé mọ́ ń bí ẹwà yìí ń rò pé rọmọdánà kan bà yín mọ́ àmọ́ bẹ́ẹ̀ bá ti ẹ̀ ti wí la ilaha illallah ń fi bá yín wáwí jàre lọ́dọ̀ ọlọ́run fakọ́ọ̀lá aláhù àbújá lè wà mẹ́ abdullahi ibn ibnu abi umayya náà bẹ̀m̀bẹ̀ àwọn méjèèjì bá ní àtẹ́rùgbẹ́bù amílẹ̀tì abdulmọ̀kọlì ó kó lórí ojú ọ̀nà bàbá rẹ̀ <laughs> bàbá ti àbútọ́líbì ní gíní abdulmọ̀kọlì láàrin yìí káórí lè jẹ mọ́ta kàtán lé àìpẹ́ mọ̀nkọ́lá láìláha ìlàláhù kàlísọ́n mẹ́kọ̀lá láìláha ìlàláhù ǹjẹ́ ntá nẹ́bí wíńjọ́ yìí ni pé ẹsá wí kọ́dà bí ò sí kí ní kọ́dà bí ọ̀dọ́ kan yìí kọ́dà bú jáàlì gbọ́yé bá bú jáàlì ti jẹ́ kéfèrí tó ọmọ pé ntá nẹ́bí wí fún ẹ sọ́rọ̀ pé ẹkà wí ní fún wá tètè rán létí pé àtẹ́rùgẹ́bú àmìlájí àbẹ̀ òun ni sheik ọ̀pàdé sheik muhammadu wọ́n mú bára ká tí wọ́n ní àà sí ọ musulmi tàbí jáàlì gbàgbòye láìláìláìláìjùlọ agbàdà kéwúdé bẹ́ nígbà musulmi ọ̀bá mọ́ tí ń jẹ́ kúl láìláha ìlọ̀lọ̀ tàbí jáàlì fi mọ̀ pé ọ̀rọ̀ láìláà orí ni pé pa gbogbo ránranrun ti àtẹ́rùgàbù án mìláti àbìlmọ̀. ọ̀fẹ́ kò lójú ọ̀nà ní fa bẹ́ẹ̀ kí lànàbí wí kùl wí láìláha ìlàmà àmọ́ta ní ń bá sọ̀rọ̀ lárúbáwá ó ti gbọ́ yé pé láìláha ìlàmà ọtayọ kíni ọtayọ fún gbogbo ni wàílá àwọn àbújálì náà bá wílá ilá ìlàlá ọ̀rọ̀ bá pé wọ́n gbà kan wí ní tààtùn máa jọ sí ìgbà ń se lọ òun lọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ń wí ìyáka na àbúdùwá ìyáka nẹ́sà inú àìmẹ́yẹ ìgbà lórí ìrun lónìí ọlásùn ti kó lórí ìrun táun náà ọpọ́sìtì ìyáka mẹ́ àwọn alfáà máa pàkíyèsí wọn ẹwọ ń tàn nẹ́bí wí ẹwọ rìpláì àbújáàlì àtẹ́rgàbò án mìláàjì tọ́rọ̀hùn ti mọ̀ pé ọ̀rọ̀ kíni ọ̀rọ̀ akàngbí lórí ahán lásán kọ́ fa'ada aléhì nàbíyù sallallahu aléhì wasallam fa'ada a'ada aléhì fa'ada a'ada aléhì ànábì rí bá bujá lè wíjẹ bọ́ bá dákẹ́ àádà ànábì ó tó ṣe gíní pé bàbá sẹ́gbọ́n tí mo wí <laughs> báwọn náà bá sì ti rí pé ànábì wí kí láwọn náà ó tó ṣe àádà àtẹ́rẹ́gbàbù hàn bí wọ́n ti ń se nù tẹ́mì fi ṣetánjọ́ bọ́ lọ́hùn òun lẹ́ẹ̀bì rí pé kí lọ fàkáànà áàfèrù àwọn fàkáànà áàfèrà gbogbo ẹ̀ náà lọ bá mu títí títí títí tí èyí tó jáde kẹ́yìn lẹ́nu àbútọ́ líbi ni pé bal huwa ala millati Abdul Muttalib wọ̀jín ta fẹ́ ló ń bí ni pé léyàn bá péyàn sójú ọ̀nà tọ́lọ́un àìjọ rẹ̀ à ní pé bá ti wí fún wọn tẹ́lẹ̀ gbogbo opportunity tún wí lọ́nà mi approach mi wọ́n lẹ́kọ́ yẹn bẹnu tààrí kà ń bí àádá àádá bá nẹ́bí bá tìrí pé wọ́n wí tí wọ́n tẹ́ nẹ́bí oṣù súnmọ́ bàbá yìí pé ẹgbọ́n tí ń wí àwọn náà sì mọ́ táwọn fẹ́ àjíìfù pé wọ́mọ̀ yìí ọ̀dá wí tí ẹ̀tán tọ́bá ipé kò sí àbú jahali àti abdullahi ibn àbí umayya níbẹ̀ ìjọ ó súnmọ́ pẹ̀lú ìfẹ́ tí ànẹ́bì ní sí àbútọ́líbi àti fẹ́ta àbútọ́líbi náà ní sí ànẹ́bì sọ̀rọ̀sọ́lọ̀ kéyàn ó tètè sí kíni kéyàn ó tètè yẹ́ wọ́n kó bá bù tọ́ líbi láì wọn kó bá torí pé gbogbo bá nẹ́bí ti gbìyànjú tó ńgbàtí ò ti lè wí la ilaha illallah ọlọ́run náà ìsàlábòsí ọlọ́run ní wo pé ńgbà tó wá jẹ́ gan bàbá àbọ́já búrò bàbá annabi sallallahu alaihi wasallam láfi nígbà tí àbúrò àbútọ́líbi padà bí annabi lẹ́yìn gbà tábútọ́líbi kú tàlàbúrò rẹ̀ yìí al-abbas al-abbas ti tẹ̀gbọ́n gbé pé àtọ́rán ah, tí ẹ̀gbọ́n ọ̀rẹ́ tí kò ṣe nǹkan báyìí ọ̀rẹ́ tí kò ṣe nǹkan báyìí fún ọ̀rẹ́ tí kò ṣe nǹkan báyìí fún in gbígbà ń fún fún ta ní bá nẹ́bí sọ̀lọ̀sọ̀lọ̀ àǹfààní wo ló ṣe fún ó ti bí náà alìnàfà àtàhú fi ṣe ǹjẹ́ ó rí nǹkan kan fún ànẹ́bí ní nẹ́bí ló owó fi gbọ̀gbọ́ làúláyà làkánà fi pọ̀mpọ̀m torí pé yí sí pẹ̀rẹ̀ lálìkì a máa iná ò ní ju kíni ò ní ju ẹ̀kínú wọ́n ń pè kókósẹ̀ tí ẹ̀ lọ bí ẹsẹ̀ tí ẹ̀ ní ọmọ tí ọba jẹ́ tèmi ni àfiná ọba mú òun náà dárú bí ó ti mú àwọn míì ni àmọ́ síbẹ̀ náà iná ti ń bẹ lẹ́sẹ̀ yọ́gílí mínìha dìmáàgù kọ́dà yọ́ ma fílì ẹnu ọpọlọ rẹ̀ lọmọ́síwá lọmọ náà orínà ọjọ́ ti lọ ẹ̀wà ábá an yà kú lálá ìlàhà ìlàlọ́ àbútọ́ líbi kọjálẹ̀ ògílá ìlàhà ìlàlọ́ torínà àwọn ẹ̀kọ́ pọ̀nù ayayi àti wa alihi wa sahbihi ajma'in baya bere kan a bèèrè yìí bọ́bá pẹ̀lú tí a ti ń lò fún ọlọ́run kọ́dà bí ọlọ́pàá bá gba bíráìbù tó júyànlẹ̀ ọlọ́run ò júyànlẹ̀ ò àwọn alfáà sì ti sàlàyé ẹ̀ wọ́n a máa pé ìdájọ́ méjì ní ń bẹ wọ́n a ní kíni ẹkùnmún ẹ́ díyà níyì ìdájọ́ kan ń bẹ ìdájọ́ ẹ̀sìn dáa fúnra rẹ̀ ìtumẹ̀ ní pé dájọ́ fún fúnra rẹ̀ wà hukumun ẹ̀ e hukumun dìyà ní wà hukumun ọ̀dọ̀ ìyù ìdájọ́ kejì lè yí tí adájọ́ dá èyí tádájọ́ dáhùn bí wọ́n bá mọ̀ pé é mọ̀ pàrọ̀ adájọ́ yọ ọmọ ẹ́ ọmọ tó inú àpèjúwe tó clear no fíkíù ni pé èyàn lọ èyàn kọ̀yàwó rẹ̀ ó wí tẹ́yàn fi mọ̀ pé òun jíse gíní òun jẹ kọ̀yàwó ẹ̀ nígbàtí ó sì sójú ẹnìkan wọ́n sì ìyàwó ní àwọn ah, ti wí báyìí pa wọ́n yọ̀nda wọ́n sì déwájú adájọ́ ní ẹgbà àfá wí dáyìn ọ̀rọ̀ ìyàwó yìí nìkan nígbà tó náà sì di tọ́rà fún àlegbọ̀rọ̀ jẹ́ nìkan káwà pé àbìtọ̀kọ̀tọ̀ sọ̀rọ̀ gàwó adájọ́ ogbo circumstances o ní ah, èyí tọ́ hàn ní pé ìyá ẹ lọ ẹ̀kọ́ra yín

àpá ànẹ́bì náà ládájọ́ wọn kó jà wà bá ànẹ́bì sọ̀lọ̀sọ̀lọ̀ tọ́ ẹnikẹ́ni ro ọjọ́ ọ̀tẹ́ ẹnikẹ́jì ro ẹjọ́ ọ̀tẹ́ ànẹ́bì ni tọ́ ẹjọ́ lẹ ti rò yí o wà inni la aqdi bainakuma ala nahwi mimma asma'u nti mi dájọ́ ni tí mo gbọ́ yìí <laughs> àmọ́ sí ṣe bá nẹ́bì tí ń wí lẹ́nu láàlá àhàdákùn bọ́yẹ́ nìkan nú ẹnu tí ẹ mú ọmọ yìí ọgbà lọ́yà ni mo fi rò pé òun lọ jàre ànẹ́bì lẹ́ni tí ń bá gbé ààrẹ fún tọ́mà póhun kóhun jẹ́ ànẹ́bì ní kẹta àtún ègígé kan nù náà mo gé fún un àmọ́ kí làwọn afáfẹ́ lò ń bẹ̀yẹ̀ ni pé kọ́dà ànẹ́bì sùlọ̀ ọ̀sọ́lọ̀m ànẹ́bì ní gílè mí ìdájọ́ pàgbọ̀ nígbẹ̀ bá ti rojọ́ yín kalẹ̀ mi ò ní jí ń fi mọ̀ pé ìwọ́lọ́ jẹ̀bi alánáhàwí mímá asìnàrí eléyìí ni gbogbo adájọ́ wà lórí ẹ̀ o ni pé adájọ́ lẹ́bi pé ní tọ́bájá dájọ́ tọ́ wà competent tó nímọ̀ rẹ̀ tọ́rà nẹ́bílẹ̀ ni ọ bá wà ń pò tí ń dájọ́ tí ọ mọ̀ ọ́ ànábì láwọn adájọ́ adájọ́ méjì nínú náà adájọ́ kan ní ọwọ́ kíní nínú adájọ́ jọ wọ náà ní ọkàn ọkàn wí ní kò ní máa rẹ̀ kọ́nà bọ́ bọ́ sí èyí wọn ọ̀yọ́ kíní ọ̀yọ̀ yàkúò lọ́rùn ẹ̀ but ní ni ma sọ ni ni ni ní ọgbà kọ́dà bọ́bà padà lẹ́yìn tó lọ gbé nǹkan ní nǹkan fún pé wọ́n lè mi mo ní lóòtọ́ àmọ́ èmi kí mo ní èyí òun ló pé ló pé èyàn torí náà ìtẹ́ ìwé òun kọ̀ yọ ìdájọ́ ìtẹ́yàn mọ̀ pé á èmi mo se nǹkan báyìí kọ́lọ̀ owó